الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى orí ọlọ́wọ́ bá pọ̀ lórí wa gan ìdẹ̀ra rẹ̀ sí pọ̀ lórí wa gan ta bá ń ka orí ọlọ́wọ́ bá wallahi àríkátá bẹ́ẹ̀ sì ni ta bá ń lára àwọn orí Ọlọ́run bá ní kọ́lọ̀bá kó fíyàn sí ojú ọ̀nà istiqama so kọ́lọ̀bá kó fíyàn sí ojú ọ̀nà istiqama ojú ọ̀nà ìdórérí ilé orí láńlá tó ti pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ní mọ̀yẹ̀ láyé kọ́lá bọ́lọ̀wọ́ bá bá bọ́n ẹlòmí lórí yóò mọ̀ wò pé ah, Ọlọ́run bọ́ but in tí gbogbo àwọn olówó ayé in tí wọ́n fẹ́ so uh, an bẹ́lá ọba subhanahu wa ta'ala kó fún wa ní istiqama gbogbo àwọn nǹkan tí ó jẹ kalẹ̀ dúró dé kọ́nà ọba kó ṣe àwọn asbábù rẹ̀ fún wa gbogbo nǹkan tí ó sì wá lọ́nà kọ́nà ọba kó jẹ kalẹ̀ jìnà sí uh, àwọn àlàyé ń bọ́ lọ ń pa bóò láti wà lórí istiqama bóò láti wà lórí almanhajjú salafi ọjọ́ na àwọn tọ́lọ́ ọba yọ́nú sí bóò láti wà ń bẹ̀ àti wá bọ́rọ̀ débi pé kí ni àwọn ìpìlẹ̀ àwọn ẹni yìí ìpìlẹ̀ ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam tí a bá fẹ́ jẹ́ ahlùsúnnà wal jama'a ahlùsúnnà wal jama'a táwọn èèyàn gbógun ti pàwọ́ ti lọ lórí rédíò wọn gbógun ti inú àwẹ̀ oríṣiríṣi nǹkan náà ma sọ ọmọ ọmọ ìwọ bí tí kíní kan bá ń ṣe kíní in tó bí mi náà gbọ́ nìyẹn tí mo rò pé ah, ọmọ òun lè jèrè ọmọ òun wọ́n ti wọ́n ti ní kódà wọ́n ní wọn gbọ́dọ̀ gbẹ́lù míì wọ́n gbọ́dọ̀ orí ẹlòmí ò tó fọ́rọ́kún yóò ní oríṣìíṣìí pé ìpọ́lá àwọn ti pín sí márùn-ún àwọn máa nínú mọ́sáàsì kan àwọn márùn-ún ni wọ́n so gbogbo àwọn oríṣìíṣìí àwọn nǹkan táwọn èèyàn sọ kánṣà fi ni pé ẹ̀sìn ọlọ́run ọbọ̀ ò ní yé má dúó àwọn èèyàn ò sì níyẹ̀ wọn wọ́n wà lórí òdodo tí wọ́n ma pẹ̀pẹ̀ sí òdodo tí wọ́n sì ma dúró ní dúnímà ìntànàbì sọ nìyẹn ó gba àwọn pé kìníkà kìníkà ah, ẹ̀rá àmà yìí àwọn tí wọ́n kúnlẹ̀ fún bí wọn mọ́ àà ìjírí wọn kìníkà kìníkà gbogbo sí àwọn ni pé súnnà ọlọ́wọ́ bá ń ta súnnà ká ọlọ́wọ́ bọ́ kọ́ wáyé káwé súnnà ni súnnà tó jẹ́ súnnà òdodo tó tó wáyé pé àpẹẹpẹ́ sí súnà ń tàkà ní yínyìn chókí wọn wọ́n sí ráwọn súnà left and right súnà left and right wọ́n sí ráwọn súnà left and right so ń chókí wọn but kíyàn náà kó wá ma tó ń ṣe kò ipé súnà tánàbí sallallahu alaihi wasallam pé wá sí lè yíò máa ṣe kí a máa ṣe súnà àwọn dàkátírọ̀ súnà pé fẹ́ yọ àwọn oníbídíà nínú ma fẹ́ wáyọ̀ náà àwọn bídíà súnà pé àwọn nǹkan tí ìṣẹ́pìlẹ̀ lẹ́yìn kíyàn gbájúmọ́ sọtọ́lẹ́lára àwọn nǹkan tí wọ́n ń ṣe nìyàn àwọn nǹkan tó jẹ́ mukammilat ni wọ́n sọ di usul so àwọn nǹkan tó jẹ́ mukammilat so kìí pé èyàn fi ń tẹ́mbẹ̀lẹ̀ àwọn mukammilat rárá ti ara wallahi kìí sí pé èyàn fi ń tẹ́mbẹ̀lẹ̀ rárá in tó yẹ kí èyàn máa ṣe ni halal ya haram ọ̀rọ̀ so haram ọ̀bẹ̀ èyàn sì gbọdọ̀ jìnà sí usulu wọ́n sì pàtì so wọ́n pa usulu jì wọ́n sì bẹ̀rẹ̀ sí wọ́n se lára àwọn nǹkan wa ni pé lára àwọn nǹkan tí wọ́n fi jẹun súnnà òun náà ni nínú ọ̀rọ̀ Sheikh Abdullah Bukhari tí ó sì pé kìí sáwọn nìkan sọ àwọn afá sọ àwọn afá sọ àwọn afá sọ ó wà mutafarriqun nú àwọn afá mi ìmí sí kójọpọ̀ so lára rẹ̀ náà ni Sheikh Abdulsalam Barjis àwọn náà ní tírà tí wọ́n kọ tàbí sọ usulu da'ati salafiyya so lára wọn kàtí Sheikh Abdullah Bukhari tí wọ́n sọ nínú ọ̀rọ̀ ta ti fún wa gbọ́ tẹ́lẹ̀ òun náà ni al-wasatiyyatu bayna al wal-jafaa

وسط بين القدرية والجبرية وسط بين المرجئة والخوارج so وسط so Shaykh Uthaymeen náà àwọn náà ṣàlàyé lè nínú Aqidatul Wasitiyya so Shaykh Hamman àwọn náà ṣàlàyé lè náà àwọn afá àwọn afá àwọn afá àwọn afá pọ̀ gan tó ṣàlàyé pé Ahlu Sunnah o wọ́n ní wasatiyya ni so wọ́n ní wasatiyya láàrin àwọn oríṣiríṣi àwọn ọjọ́ tó wọ́n sọ́nà soríṣiṣi àwọn ìjọ tí wọ́n sọnù so Ọlọ́run bá ń pè wá sí wasatiyya nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata kódà Ọlọ́run bá tún fi ń ròyìn wà ní pé ah, a ìdí ni ta fi sẹ́yìn ní al'umma tó wà láàrin wọ̀tún sí wọ́n ni ọlọ́wọ́ bá alimọ́ ibn jarir nípa ayà wọ́n ni innama wasafahum bi annahum wasatun alimọ́ ibn jarir sọ pé ọlọ́wọ́ bá ròyìn wọn pẹ̀lú pé àwọn sọ̀hábà nábi ọlọ́wọ́ bá ń bá wí awwalan níbi ayà àti gbogbo ẹni tó bá tẹ̀lé wọn lórí islam tó wọ́n sí tọ́lọ́wọ́ bá wọ́n ni ìdí ni tí a fi ṣe ní al'umma tí ó wà ní àárín wọn tó wọ́n sí so Ibn Jarir sọ pé innama wasafahum bi annahum wasata ọlọ́wọ́ bá ròyìn pẹ̀lú pé wọ́n ní wọ́n tó wọ́n sí litawassutuhum fi ddin torí pé wọ́n wà ní wọ́n tó wọ́n sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn falahum ahlu ghuluwin fi wọ́n yìí ṣe onígùlú níbi ẹ̀sìn gùlú wọn nasara gùlú àwọn nasara alladhina ghalaw bitarahhubi so àwọn tó yí pé wọ́n kọjá àlà pẹ̀lú Catholicism wọ́n ni waqilihim fi Isa àtọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa Isa ma qalu fi àwọn katọ́ sọ ń parí wọ́n ni wala hum ahlu taqsirin fi bẹ́ẹ̀ sì ni wọ́n isa láti ètò nípa rẹ̀ taqsirul yahud àti ètò àwọn yahud alladhina baddalu kitab Allah àwọn tó wọ́n ni wa kafaru bi wọ́n sì ṣe kèfèrí pẹ̀lú rẹ̀ wọ́n ni walakinnahum ahlu tawassutin ṣùgbọ́n wọn al'umma nabi sallallahu alaihi wasallam àwọn sahaba nabi sallallahu alaihi àwọn èèyàn tawassutu ni wọn wa atidalin so eléyìí fi yé wa pé in tí al'umma yìí in tí Ọlọ́run bá fi ṣe wá ní ṣòhádá lórí àwọn èèyàn òun náà ni bẹ́ẹ̀ sì ni èyàn lọ síbi jàfá àwọn yahudi so bákan náà nílò àwọn olóòmọ̀ iná awára àwọn orísìírísìí àwọn ọjọ́ tó sì pé àwọn náà ní orísìírísìí àwọn dọ̀làlát so orísìírísìí àwọn dọ̀làlát tó sì pé ìmí ń lọ síbi gùlúù bẹ́ẹ̀ sì ni ìmí ń lọ síbi jàfá so ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa fẹ́ jẹ́ káàrin kankan ní ojú ọ̀nà bẹ́ẹ̀ sì ni annabi sallallahu alaihi wasallam kò fẹ́ káàrin oríṣiríṣi àwọn hadith annabi sallallahu alaihi wasallam náà jẹ́ ìpìlẹ̀ so annabi sallallahu alaihi wasallam sọ pé idha sa'altumullaha oni annabi sallallahu alaihi wasallam ó sọ pé tẹ́ bá ń bi tẹ́ bá ń bi Ọlọ́run bá fún nǹkan o fas'aluhu al-firdaus ẹ máa bi ohun ni àárín gungun aljanna so wọ́n ní aljanna òun ló sì náà ló sì dájú aljanna wọ́n ní òun ló ga jùnú aljanna wà fawqahu arṣin rahman ó wá ń bẹ lókè fi dáwọsí al'arashi ọlọ́wọ́ ba wa minhu tafjuru anharu aljanna ibẹ̀ ni àwọn odò aljanna ibẹ̀ ló ti ń yọ jáde so àti anabi sallallahu alaihi wasallam ó ní àwọn oríṣiríṣi

walan yushadda dina ahadun ẹnìkan ò ní mú ẹ̀sìn lé wọ́n ní illa ghalaba àbíkọ́ sí pé ẹ̀sìn yóò borí rẹ̀ anábìnrin fàṣà dídú ẹsẹ̀ wọn tí wọ́n sì ẹsádà àwọn ibi tó bá ti fẹ́ tó bá ti tí lapsis bá fẹ́ wà wà qaribu ẹmú nǹkan súnmọ́ra wọn wà abshiru ẹsìn máa fún ìrò wọ́n ní àbíkẹ́yìn ni wa shay'in min ad-durja àti nǹkan àti àwọn nǹkan kọ̀ọ̀kan náà nínú òru so àti àwọn ìgbà kọ̀ọ̀kan náà nínú òru ẹ ma fi wá ìrànlọ́wọ́ Ọlọ́run bá so gbogbo eléyìí anabi sallallahu alaihi wasallam ó fi ń pè wá bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alaihi wasallam anabi sọ pé halakal mutanatti'un halakal mutanatti'un ah àwọn mutanatti'un wọ́n ti parun àwọn olùkọjálà àwọn olùkọjálà wọ́n ti parun so bákan náà nabi sallallahu alaihi wasallam sọ pé ó ní iyyakum wal ghuluw ó dọwọ́ yín pẹ̀lú kọjálà fa innama ahlaka man kana qablakumul ghuluw in tó kó bá tó síwájú yín ní kọjálà ọ̀nà ni ghuluw so eléyìí annabi sallallahu alaihi wasallam fẹ́ ká wà níwọ̀n tún wọ́sí bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá sọ pé wabtaghi bayna dhalika sabila wani ọlọ́wọ́ bá sọ pé ọlọ́run bá ní wala tajhar bi salatika wala tukhafit biha wabtaghi bayna dhalika sabila ní pé má jẹ́ kí ìpè ọlọ́run bá rẹ má jẹ́ kó jákè má sì jẹ́ kó ṣe pé yóò tún lọlẹ̀ wabtaghi bayna dhalika sabila wá rìn láàrin rẹ̀ ọ̀nà so bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé eh, wala tabsutha kullal bast ẹmọ́ sí kíni tẹ bá ń ná ẹmọ́ ọlọ́wọ́ báyìí náà ló tún sọ fún wa pé kí ni wala tu'tu sufaha'a wala tu'tu sufaha'a amwalakum ẹ má fún àwọn agò èèyàn ẹ má fún wọn lówó yín o so oríṣiríṣi kódà nínú alámàrí ayé gan ọlọ́wọ́ bá fẹ́ ká lọ tawasutun mẹ́ wọ́n tún wọ́n sí so eléyìí fi yé wa pé nínú àwọn usulu salafiyya nínú àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ salafiyya ni wọ́n tún wọ́n sí so wọ́n tún wọ́n sí wá níbi kíni wọ́n tún wọ́n sí níbi gbogbo gbogbo nǹkan pátápátá wọ́n tún wọ́n sí ahlus sunnah wal jama'ah àwọn tán ní wọ́n tún wọ́n sí mẹ́ ní babul qadar wọ́n ní wọ́n tún wọ́n sí wọ́n láàrin qadariyya àti jabriyya so wọ́n láàrin qadariyya àtàwọn jabriyya níbi asma wa sifat wọ́n láàrin mu'tazila àti àwọn asha'ira àbáwọn ah, mu'tazila àtàwọn jahmiyya so wọ́n níbi níbi àwọn ìjìyà ọlọ́wọ́ bá níbi ọ̀rọ̀ iman wọ́n wà láàrin murji'a àtàwọn khawarij àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ nínú àwọn abala so in tó yẹ kí a fi mọ̀ ní pé àwọn afáàmà ń sàlàyé kìníkàn nǹkan méjì kan ní ó sọ́yàn lè sálàfí ọmọ sọ pé tí yẹn bá wà lórí aqidatun sahiha àti manhajun salim tí yẹn wà lórí aqidatun sahiha àti manhajun salim kí ni wọ́n pè ní aqidatun sahiha kí ni wọ́n pè ní manhajun sani kí tẹ́ ní kí tẹ́ ní kí ni yàtọ̀ láàrin al'aqida àti manhaj àti pé sí àkídà àti manhaj sí yàtọ̀ wà láàrin so àwọn afá wọ́n sàlàyé ní pé al'aqida àti al-manhaj ní pé méjèèjì wọ́n ní tasharuk wọ́n ní bitan ti ṣí àpapọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní tafaruk ibitan ti yàtọ̀ so but èyí tí ó dájú náà ni pé káàwó ọ̀rọ̀ àwọn olùmọ̀ in tí wọ́n sọ in tó fi sàlàyé rẹ̀ gẹ́gẹ́ pé àkídà àti manhajú ibi tí ó ti yàtọ̀ ni wọ́n bí sheikh sheikh Salih kí ni yàtọ̀ láàrin àkídà àti manhaj mal farqu bayna al-aqidati wal manhaj so wọ́n bí sheikh Salih al ẹ tí wọ́n sọ الشيخ وفقكم الله هل المنهج أعم من العقيدة حيث يشمل العقيدة أم كل منهما يختلف عن الآخر wọ́n ní wọ́n bí Sheikh Fawzan pé ṣe manhaj so kó àkídà sínú ni so ṣe manhaj so ó wà aham ó wà more important ju àkídà lọ torí pé òun kó àkídà sínú àbí ìkíníkejì wọn ó yàtọ̀ sí ìkejì والمنهج هو الطريق الذي يسير عليه الإنسان أما العقيدة فهي ما يعتقده في القلب وني شيخ فازان صوفيا منهجني وجونا تياني لوريه وجونا توني لوريه نبي أسي نبي سلوك نبي بايسي nibi nibi gbogbo ẹ manhaji kogbo ẹ sinu but akida ohun ni se pẹlu ti yan ni lati sọkẹni. a taqi dogo fil qalb bi kulli jacalna minkum shir'atan ومنهاجا شيخ شيخ فوزان صفو لكل جعلنا منكم شرعة ومن وفي مو إلي وليل المنهج هو الشريعة والعمل الذي يمشي عليه ويعمل وني المنهج وني شريعة انت في يا فين انت في سيسه لوريا به وأما العمل الذي يمشي عليه ويعمل به وأما العقيدة فهي ما يعتقده في قلبه وني عقيدة أنت أوني يعني ني ني على سوكة so عقيدة أوني كتير يعني ني على سوكة so أتربو جان ربو جان شيخ صالح حوزان حتى شيخ آه شيخ ابن باز àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ so bẹ́ẹ̀ sì ní ara àwọn afáàmì náà tí wọ́n sọ pé kílọ̀gọ̀ tí wọ́n sọ pé àkídà àti manhajo so àkídà àti manhaj ìkankaná ní méjèèjì so gbogbo ilé kílùkọ rẹ̀ tí a bá wòye sí pé àkídà ó kó sínú gbogbo iṣẹ́ gbogbo tí wọ́n ma fi just fọ́nà ọba yes tàbá ní àkídà àti manhaj ìkankaná kò sí ọ̀tọ̀ sí so tàbá ìsọ pé àkídà àti manhaj ó sọ̀tọ̀ọ̀tọ̀ kò sí ọ̀tọ̀ sí but ibi tí ìyà tí ó ti ibi tí ìjò ti wà ní tí ẹ̀kẹ́ àfẹ́sẹ̀ bí harabi ẹgbẹ́ halabi òun mọ̀mọ̀ ó fàrọ́kọ̀ láàrin manhaj àti àkídà so that kí ẹ má sọ pé à tí ẹ bá ti gbádùn níbi àkídà kí ló tún kù mọ́ kódà tó kọ́ra àwọn àfáà lè lórí ó kọ́ra àwọn àfáà lè lórí ní bá ti gbádùn ìtàwọn ilé náà sọ nìyẹn tó wá sí lákídà tó gbádùn kò sí ẹ̀kan mọ́ a sì láwọn èèyàn tó lákídà ẹwọ́rọ̀ àwọn captain yìí ẹwọ́rọ̀ àwọn captain okay kìíní so àkídà ló sí àkídà náà ni ìráwọn captain náà àkídà náà sí ya ní ọ̀rá nígbàtàwọn sí dọ̀tọ́rọ̀ àwọn pé ṣíyà pé ṣíyà pé àwọn gọmpa ṣíyà so pé gbogbo ẹ̀mọ́ so gbogbo àwọn ilé náà àkídà náà làwọn náà sí eh, tẹ́ bá bí wọ́n question pé ah, àwọn question àkídà sẹ́lẹ̀ fílẹ̀ èmi ò rò pọ́n fail but ibi manhaj náà wọ́n ti fail ibi manhaj náà wọ́n ti fail ah, wọ́n ó lè burú fún wọn dé wọ́n bí díà dé kò sí láni haya lè dọ̀lá kò sí ànù but pé àmì ah, ò rò pé wọ́n bí wọ́n ní àwọn kan bí wọ́n àfidà pé ìbòlọ́lọ́ wà àbí àwọn kan àwọn dáwọn ilé wọn bí suhula kó làwọn ò fún ọlẹ́rì wọn ni hakadha qala Ibn Qayyim fi Shifa'ul 'Aliy so so tí wọ́n fún ọ ní ibi tí Ibn al-Qayyim ti sọ wọ́n fún ọ ní gbogbo but ibi tán ti ní jù gangan ibi manhajin ibi ọ̀rọ̀ manhajin so ibi ọ̀rọ̀ manhajin manhajin ya gangan ni bó ni gbogbo tẹ́yìn fi ma fi bá àwọn èèyàn lò so eléyìí náà ó ṣe pàtàkì gan so ra wọn olùmọ́pọ̀ gan lórí ọ̀rọ̀ pé al-farqu bayna al-aqidati wal manhaj so wọ́n bi Sheikh Muqbil so uh, so kílùkọ́ rẹ̀ ibi táwọn àwọn ènìyàn nù irú halabiyan tóhun tí ń chà láti ṣe yàtọ̀ ń sá láti ṣe yàtọ̀ láàrin àkídà àti manhajì ni pé ẹmọ́ múyàn tákìdá rẹ̀ bá ti gbádùn ẹ̀fílẹ̀ in táwọn ará tánkẹ̀ náà sọ náà in táwọn ará tánkẹ̀ ìkanná àwọn muhaddith muhaddas so ìkanná àwọn tóhun náà sọ ni pé a pé tákìdá bá ti gbádùn kí ní jẹ́ pé àkídà àti manhajì so wọ́n tún sẹ́ndọ̀ àwọn àfáà sí bá mú olóhun ògbà olóhun ògbà pé àkíní jẹ́ pé àkídà pé manhaj pé so ẹ mọ́ gbọ́ ọ̀rọ̀ Sheikh Rabi kan wà tí wọ́n fi ṣàlàyé ta ó ṣe tahqiq ọ̀rọ̀ yẹn torí àwọn tán sọ pé àkídà ti manhaj wọ́n mọ̀ fẹ́ sásọ́ bẹ́ àwọn àfáà tán sọ pé nǹkan kan náà tán sọ pé but ẹ mọ́ gbọ́ àlàyé kan wà tí Sheikh Rabi tán nà kọ́lá wọ́n bí Sheikh Rabi pé hal hunaka farqun bayna al-manhaj wal aqida sí yàtọ̀ wà láàrin manhaj àti aqida wa in kana baynahuma farqun wọ́n tí yàtọ̀ wà bá ń bẹ láàrin méjèèjì fa hal hunaka madkhalun li ahli at min khilali dhalika tafriq wọ́n tí yàtọ̀ bá ń bẹ láàrin méjèèjì sí èyàn lè àwọn ẹlẹ́gbẹ́ náà máa ń lo yàtọ̀ bá sí máa ń lo pé nǹkan náà gẹ́bẹ̀ náà máa ń lo tó bá ní pé ó yàtọ̀ sí ara so pé àkídà ni àwọn àfáàmọ́ sọ pé kó jẹ́ tàánù súnnà manhajì ó lè manhajì ẹlé yapa in tó captain náà sọ náà wípé àkídà ni kó jẹ́ ti tàánù súnnà ó lè èyàn lè alérí alérún súnnà náà àwọn súfì <laughs> so in tí mọ̀nà yìí dáwà ní tó fi yàtọ̀ so ẹwọ̀ pé kìí ṣe tàwọn mọ̀nà yìí dáwà kìí ṣe tàwọ̀fẹ́fíyà ní pé ọdún ní bàbá ẹ̀yẹ̀ pé mo gbọ́ báyìí mo gbọ́ lẹ́nu bàbá bàbá mo gbọ́ lẹ́nu bàbá bàbá báyìí ni ìgbé tán sọ bẹ́ẹ̀ ṣẹ́kù náà ṣẹ́kù Fawzan so Allahu star so gbogbo lẹ́yìn náà gbogbo tó ń sún wọn nìyẹn ká fi sọ pé a lè rí oníṣúnà ní tmc àwọn bí captain náà ní pé ó ní àlérò súnà GMC so ní gbọ́n súnà súnà lè wà ìkánu wọn náà sì sọ pé àlérò súnà nú àwọn súfí so bàbá oní tó ní àsàlátù dá so ó ní àlérí ó súnà náà súfí so wọ́n ní tọ́bàán Sheikh Rabi sọ pé almanhajù qad kathura al-kalamu fihi wọ́n ní ọ̀rọ̀ manhajù ọ̀rọ̀ ti pọ̀ nípa rẹ̀ gan wal hadithu anhu fi hadha al-asr ibi káwọn yẹ́ sì máa sọ̀rọ̀ ń parẹ̀ lásìkò ìwáyìí بعكس ما كان عند السلف يعتسين كتوى لولا وصلف قد يذكرون كلمة منهج ومنهاج ولا وصلف ولدك أرى منهج منهاج لكن ما كان عندهم هذا اللهج بالمنهج بالمنهج ونبو عمونك كما فنبوي منهج منهج باي لكن لما انتشر اضطر السلفيون ونبو اتكا عن سلفيون وني واتي ودي بيبي أن يقولوا المنهج المنهج يبقى كما سوى منهج منهج ẹ̀wọ̀n pé tí láti náà sọ pé manhaj manhaj tán pariwo la ilaha illallah ah Allahu akbar so manhaj manhaj tán pariwo manhaj kan kọ́ ló gbẹ̀mí kan nú wọn láìpẹ́ la ilaha illallah ẹ̀wọ̀n manhaj sẹ́wọ̀n kan so manhaj manhaj tán pariwo pé a ní manhaj dáwà oríṣiríṣi kí ẹ̀ sáfẹ́ mọ́ dankaru ẹfẹ́ sí àtọ̀ láàrin àkídà àti manhaj pé manhaj àkídà ni ẹja mójútó ní jẹ́ manhaji ọ̀rọ̀ mọ́ná kó láwọn fẹ́ lè pé manhaji gan ní ọ̀rọ̀ bídíà ọ̀rọ̀ tí ó lẹ́rí ni ẹni tó sọ pé hizbiya pé ẹjá ha gbogbolóhun hizbiya kalimatun muhdatha ó sẹ́ dé kò lè ju kò lè tó gún ẹdún kò lè gbogójì ẹdún kálà mọ́lẹ̀ kó túká kò lè tí gbogójì ẹdún gbà kò lè tí gbogójì ọdún ọ̀rọ̀mọ́ni nítorí wíwò pé sẹ́rí kọ̀dọ̀ ìwò wọ́lọ́yì in tó ń sọ in táwọn náà wà lórí ẹnu na in táwọn náà wà lórí ẹnu kó yàtọ̀ òun kàn tún tefsir òun tún ó fẹ́ lójú tó tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ní kílé tí gbólóhùn hizbiyya gan kò lẹ́rìí ibi tí captain ti rí bí nà tàdádá tó rí bí sọ̀rọ̀ dáadáa so in lè díbọ́ fọ́lọ́un èyí lè tàwọn èèyàn fún ìgbà tí ó pẹ́ wọ́n ni sheikh rabi wani ana sami'tu sheikh ibn baz nípa àwọn gbọ́ sheikh ibn baz la yufarriqu bayna al-aqidati wal manhaj wọn ò sí yàtọ̀ láàrin àkídà àti manhaj eléyìí òdodo náà sí tamam òdodo sí ọ̀rọ̀ sheikh ibn baz wà mbẹ̀ wà والشيخ الألباني يفرق شيخ الألباني هو سيئة نوتيما وأنا أفرق عوان شيخ رمي سوكي عوانا عوانا سيئة نوتيما أرى أن المنهج أشمل شيخ فازانا شاونا سيئة بيوم سيئة وان سيئة نبي ورطا بلي فوا وكي عواني كي منهج أشمل من العقيدة نقول أكون كسينو جو عقيدة له فالمنهج يشمل العقيدة وان منهج كو عقيدة سينو ويشمل العبادات أكو عبادات سينو ويشمل كيف tatafaqqah ó kó bó ló ṣe gbẹ́sìn yé sínú wa yashmilu kayfa tuntaqad àní abala yóò yẹ kí ẹ̀kà mẹ́ sí bó ló ṣe ma criticize àwọn èèyàn wa yashmilu kayfa tuwajihu ahla al-bid'ah abala yóò yẹ kí ẹ̀ fàlà sí bó ló ṣe ma dájú kọ àwọn bídà tó gbé àwọn in tí ò jẹ́ kí ọ̀rọ̀ wọn àjúrí tó yẹ kó yàwọn èèyàn ni wọ́n wọ́n pé ah, tó yapa àgídà alùsùn àjẹmá ibi ma criticize àwọn èèyàn bóòlì yíó sì mọ́ gbógun tàwọn bídá bẹ́ẹ̀ lè ní sí mọ́ dájú àkọ àwọn bídá so bóòlì ní sí mọ́ ibi tí àjòrí tó ti sí múni so oun tí ẹ ahlu sunna ló ma ń ta ọfà rẹ̀ ló ma ń tajú ẹ̀kọ́ so but ẹwọn tí ó tí ó gbọ́ ìyàtọ̀ yé àti in tí ń jẹ́ yàtọ̀ láàrin àkídà tán ti ká tíra halabi yó wọ́n ti ká tíra halabi pé àkídà tó almanhajus salaf bayna kìníkà tọ́lẹ̀ wàkíníkà sọ́ọ̀lẹ̀ wà náfẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ àwọn orísìírísìí àwọn ọ̀rọ̀ ó ní Sheikh Rabi sọ pé fa manhajù shamilun wọ́n ni manhajù kó sínú manhajù ahli sunnati fil aqida ó kó manhajù sunna sínú níbi aqida manhajù hum fil ibada manhajù wọn níbi ibada manhajù hum fi talaqi manhajù wọn níbi bóna sin gbanka manhajù hum fi kaza wa manhajù hum fi ni manhajù ashmalun bila shak lakin ahlul ahwa wọ́n ni ṣùgbọ́n wọ́n ni fẹ́ بعضهم يفرق بين العقيدة والمنهج wọ́n sí àtọ̀ láàrin àkídà àti manhaj lè ahdaf hezbiya nítorí àwọn àwọn hezbi àwọn ìròrí àwọn ẹgbẹ́ ìròrí ẹgbẹ́ náà ti ń ṣe bẹ́ wà síyásà àti political objectives wọ́n ni fayahtaluna ala kathiri ala kathiri mina salafiyi wọ́n ni wọ́n dájúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn salafiyin fayaqulun wọ́n ni ìwọ máa bẹ lórí àkídà rẹ̀ walakinna al-manhaj nahnu muttahijuna an nata'awana fihi ṣùgbọ́n níbi manhaj ẹjá jọ sí papọ̀ wọ́n ni fala mani an naqul wọ́n ni torítorí náà kò sí tó burú mi ká pé ana salafi aqidatan mi jẹ́ salafi bí aqida ikhwaniyu manhajan so in táwọn ilé náà pèpè sí nǹkan captain pèpè sí so wọ́n ni àwọn ah, ni anta tabqa ala aqidatik dúró lórí àkídà rẹ̀ à ní òfilẹ̀ sani òfilẹ̀ ní mọ́ bọ̀ wá ní wọ́n náà mọ́ bọ̀ wá ó àtẹ́tẹ́bù fún ẹ̀wọ́n náà wọ́n jòkó wọ́n mọ́ báwọn yẹn sọ̀rọ̀ wọ́n ni walakinna al-manhaj ṣùgbọ́n sórí manhaj yẹ sórí jágbé manhaj sẹ́gbẹ̀ kanáà nahnu muhtajuna an nata'awana fiha gbogbo wa ìjájọ kúrò ẹ̀pọ̀ mbẹ̀ wọ́n ni fala mani'a an taqul wọ́n ni kò sí nǹkan so wọ́n eléyìí ni ọ̀rọ̀ sheikh rabi' wọ́n ni wa ma'alum anna min manhaj al-ikhwan wọ́n ni a sì mọ̀ pé nínú manhaj àwọn ikhwan o ní pé harbul aqidati salafiyya ní pé ìmọ̀gbógun ti aqida salafiyya fa hadha salafi alladhi yaqulu ana salafi wọ́n ni salafi tó sọ pé salafi lè mi idha qala ana salafiyyun aqidatan ikhwaniyyun manhaj aw tabligiyyul manhaj فهو ينادي على نفسه انتم بقي على رسي بأنه يحارب المنهج السلفي انتم بقيت عن وجود السلفية والعقيدة السلفية فهي من الحية الحزبية لما هو بين حزبيا والسياسة والبوليتيكس التي أشاعها التبليغ إيه وما تبليغي ثم ثم ثم سوري كوكو كوم ولا باي سو إيه، آه، امام احمد زوقي ا إيه، ما جي كو تونجه وان طط راسه wípé tó ń bídá kódà kó ma mírí lọ lè báyìí kó ma mírí lọ lè báyìí ìpáyà ọlọ́run kó ń bídá mọ́ ṣe báyìí kó ma mírí in tọ́tọ̀ ara sàrù kò bá ma ń bídí ò bá ma darí kọlẹ̀ báyìí kí ìpáyà ọlọ́run kó ma máa rẹ̀ gbọ́n ó kò pé ń darí kó ma gbọ́n látara ìpáyà ọlọ́run bá ó ń bídí àná ló tù tiẹ̀ alhiku ma'a al-akhirin ó kò papọ̀ máa yókù náà wọ́n ní wọ́n sí àtọ̀ láàrin àkídà àti manhaj littalá'ubi bi uquli salafiyina khassa wọ́n tààrà pé wọ́n fi láàká àwọn salafiyun wọ́n fẹ́ ma fi ṣe so ọ̀rọ̀ sheikh akílọ̀kọ̀ sheikh Rabi' lele ẹjẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ sheikh ẹjẹ́ ká ka ọ̀rọ̀ sheikh Al-Albani wọ́n ní kí ni ma mada istiqamati qawli fulan wọ́n ní kí ni bó lọ́rọ̀ lágbájá ìṣe bó ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó pé سلفي العقيدة سلفي العقيدة ولكنه على منهج الإخوان ثم أريجونا آه، وإخوان الوا وني فهل المنهج ليس من العقيدة وني منهج وسن عقيدة وهل وعل عرف هذا التقسيم عند السلف وما يطيل دعم السلف فوجع رجل سلفي المعتقد وني تمرين كلاكم قد يبقى عقيدة سلفي ولكنه ليس بسلفي المنهج ثم كيسي سلفي المنهج الجواب شيخ sheik sọ pé la yatafarraqan ya akhi méjèèjì ò lè pínyà ìran miami wala yumkin an yakuna ikhwaniyan salafiyan sheik larani sọ kò possible kárí ikhwani salafi lakin sayakunu salafiyan fil ba'd wa ikhwaniyan fi ba'd aw ikhwaniyan fi ba'd wa salafiyan fi ba'd wani amma an yakuna salafiyan ala ma kana alayhi ashabu rasul wani ṣùgbọ́n ó lè máa lu manhajan salafin bika pọ́n lọ mọ́dí àwọn Ikhwani bí kan but pé òun gangan fún ààrẹ yóò wà jẹ́ Ikhwani Salafi kò possible wọ́n ni imma an yakuna salafiyyan ala ma kana alayhi ashabu rasul wọ́n ni yálà kó jẹ́ Salafi lórí nǹkan tí àwọn sahaba òjíṣẹ́ Ọlọ́run bá wà lórí wọ́n ni fahadha amrun mustahil wọ́n ni lè yóò al-ikhwan muslimuna du'a wọ́n ní àwọn ikhwan muslimuna olùpùpẹ̀ ní wọn tayyibun ila madha yad'un ibùdó pùpẹ̀ sí hal yad'una ila da'wati salafi salih tán pùpẹ̀ sí ojú ọ̀nà salaf salih ya'ni idha tasawwarna wọ́n ní ta bá tẹ imagine pé ikhwanuna salafiyyin ikhwaniyan salafiyyan ní pé a ní ikhwani salafi hal huwa yad'u ila da'wati salafiyya ṣé yóò mọ̀ pùpẹ̀ sí da'wati salafiyya ni la fa idhan hadha laysa salafiyyan wọ́n lè lè salafiyo lakin fi janibin yakunu kadhalik wa min janibin akhar yakunu laysa kadhalik wọ́n ló lè máa lò lápá kan kó máa lò but pé kò lè jẹ́ Salafi so silsilatul huda wan nur lele ní 751 silsilatul huda wan nur so ọ̀rọ̀pọ̀ gan ọ̀rọ̀pọ̀ gan nípa nípa ẹ̀yẹ́ká tún fún wa ní ọ̀rọ̀ Sheikh Salih Al gbogbo wọ́n ni wọ́n bí wọ́n pé so possible <laughs> ní pé kí àkídà sàràfíyà kó wà lára èyàn kan èyàn kan náà nípa láì ṣe <laughs> wọ́n ni so possible kí àkídà láì sọ́gà ní pé so possible káàkídà sàràfíyà kó wà lára èyàn so kí manhajì ikhwani àbí tẹ̀blígì àbí súfí ó tún wà lára ẹ̀ papọ̀ <laughs> lára èyàn kan ṣoṣo náà ni o Wani ni àtànákùdù la yumkin ijtima'u an-naqidayn abada Wani ni àtànákùdù in ti ń takura wọn kò possible kí nǹkan méjì ti ń kakura wọn kan ever unite kò possible wọ́n ni àwọn nǹkan méjì ti ń takura wọn méjì jì ò lè láyé láyé kójọ papọ̀ wọ́n tó báyẹ pé àyàfi tó báyẹ kó possible kí tawhid àti shirk kó kí méjì ọmọ sí papọ̀ wọ́n ní an-naqidani la yajtami'an àwọn nǹkan tó jẹ́ opposite wọn ò lè kójọ papọ̀ èyàn wá jẹ́ àkílẹ̀ sálàfí àkílẹ̀ ìkọwọ́n àbáhùn tí bá ní pé àánú èyàn jẹ́ ìyẹn tó ń ṣeéṣe pé á níbi ọ̀rọ̀ àkílẹ̀ àfàmọ́sáyà nípa ọ̀rọ̀ dáwà àfá tẹ̀blígì láfá tẹ̀blígì so wọ́n ni bàbá nílò albídà alátẹ̀ṣtẹ́mì àmà súnnà bídà ò lè kó papọ̀ mọ́ súnnà so bídà ò lè kó papọ̀ mọ́ súnnà so gbogbo àwọn tí wọ́n ń sásá bẹ́ pé ẹ yàtọ̀ wà láàrin àkídà àti manhaj àbáwọn èyí tó ń lo pé kò sí yàtọ̀ náà láàrin gbogbo méjèèjì náà ń lò méjì náà ló in tí halabi na fẹ́ lónìí tó wọ́n mọ́ defend halabi pé ṣe ma halabi wá burú yé bí pé ṣe rí in tí ò yáwọn èèyàn a ti máa wọn kánsìn ṣe ma ọ̀rọ̀ oúnbídà ó dàbí ọ̀rọ̀ àwọn ọ̀dára ni ẹ ti ah, máa wọn ọ̀dára pé àwọn ni ṣe pé tán bá ti máa ọ̀dára pé máa ń of course a develop àwọn tactics fún pé bóò ni mo ṣe ní fólé mọ́ àwọn kan bá tún gbẹ́lẹ̀ lé àwọn kan tún gbábẹ́ ọgọ́ta sáwọn sọ pé ok àwọn tán fólé àwọn ló lè but àwọn tán gbàbẹ́ ọgọ́ta à ah, lè pín wọ́n ló lè ní pé ah, wọ́n gbẹ́ ni wọ́n ṣiṣẹ́ fúnra wọn ní iṣẹ́ wọ́n lágùn ni wọ́n gbẹ́ <laughs> kìní fúnra wọn ní sẹ́yìn sọ pé ara àti ráwọn tó yí pé bídá àwọn ó ti lọ́nà tó gbà alábí wá dé ó dáwọn ẹni ìmá alábí ma àwọn ẹni ìdàdà sáàrùkú òun náà ó gbàdì sí ìmúwẹ̀ ní kò ní gbàdì sí ìmúwẹ̀ tó bá fẹ́ fanù lọ́lẹ̀ mọ̀rọ̀wágọ́ lòun lè Halabi mọ̀ sí yóò kọ́kọ́ ti àfẹ́mù tó fẹ́ sọ yóò wà dọ́gbọ́n lẹ́yìn yóò mọ̀ dé pé à ah, ìbọn sọ ní ah, ah, pé à pé à ní o pé tó máa wá mú sí yóò ní à pé <laughs> wọn sọ bẹ́ẹ̀ pé wọn sọ bẹ́ẹ̀ pé wọn sọ bẹ́ẹ̀ pé à òun pé òun o pé àwọn òun ní ولكن ننظر في في الهجر في هذا العصر ẹwọ ẹwọ àwọn ọ̀rọ̀ ẹni àyí tí wọ́n sọ lòun sọ kọ́lá yóò tún mọ́ búra sí ó tún mọ́ búra sí but ó lè fi láká àwọn sálàfí ò lè fi wá sí àwọn tó burú jù ọ̀rọ̀ wọn ti wá ti pẹ́ in tí mo tẹ́ ọ̀rọ̀ Gani Elepe in tí èfi jọyàn lójú nígbẹ́ kó lè fi láká àwọn sálàfí sí wọ́lá Gani fẹ́ máa fa àwọn èèyàn ó sọ fáwọn èèyàn ó sọ fáwọn èèyàn pé ẹgbẹ́ ẹ̀wọ̀n ó sọ pé ìjìmá gbọ́dọ̀ wà lẹ́yìn lẹ́yìn òun náà ló tún padà sọ wọ́n wọ́n pé ṣé àwọn èèyàn tó ń tẹ̀lé iná sí òun ò rí àwọn kan yìí a èyí tí ma bá wà but sọ pé ilé ìfẹ́ káà fẹ́ máa fi láàkàrin ṣe bí Halabi sí máa fi ṣe ní ẹ̀ pé à yàtọ̀ wà láàrin manhaj àtàkídà pé kí ní pé manhaj ni tí yíò bá gbádùn oríṣiríṣi oríṣiríṣi àwọn telbisat tashwishat oríṣiríṣi so almuhim ó ní pé tí yíò bá fẹ́ jẹ́ oníwásat ó gbọ́dọ̀ máa ní lórí almanhaj salim manhaj tó bọ́kwábọ́sẹ̀ kún bí anu wal so méjèèjì méjèèjì ló gbọ́dọ̀ wà ń bẹ̀ kẹ́ sí pé ẹyọ kan so méjèèjì èyàn sì gbọ́dọ̀ sọ kó nínú gùlù àti jàfà èyàn gbọ́dọ̀ sọ kó nínú gùlù àti jàfà èyàn gbọ́dọ̀ jẹ́ gùlù wọlé bẹ́ẹ̀ sì ni gbọ́dọ̀ jẹ́ kí jàfà wọlé nínú kankan nínú àkídà àti manhaj so méjèèjì lè lè mọ̀ mójútó tẹ́ ma ti mójútó ìpìlẹ̀ yìí ní tí wọ́n fi jẹ́ ahlus sunnah wal jama'a ni so ní tí wọ́n fi jẹ́ ahlus sunnah wal jama'a ni ah, alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah so ká continue lẹ́yìn sọ́rọ̀ so inshallah àwọn Abul Abbas uh, àwọn ọba wa ṣe ta'liq mátàwọn náà wọ́n jọpọ̀ tí wọ́n yóò ṣe wá láǹfààní nípa àwọn àwọn kátà ń gbìyànjú láti ṣàlàyé náà naam jazakumullahu khair naam bismillah wa salatu wa salam ala rasulillah so uh, nínú àkàtí mo bá tán sọ náà ni ọ̀rọ̀ pé ṣé fárúkú wà láàrin akídà àti manhaj ṣe mo fẹ́ mo sì fẹ́ emphasis lórí ọ̀rọ̀ yẹn <clears throat> torí musa àwọn èèyàn tó jẹ́ àwọn oníbídà wọ́n mọ̀ ń lò dáadáa láti fi dì sífà àwọn èèyàn so ọ̀rọ̀ yẹn ó dàbí ọ̀rọ̀ tí Ibn Qayyim níbi nùníyà so tó ní pé ṣàtání bayna fa in turid jama'an famadiddani yajtami'ani so Ibn Qayyim ni pé so ṣàtàní so nǹkan tó wà láàrin méjèèjì nǹkan tó jìnà gan ni so wọ́n pé fa in tó di jam àtọ́ bá fẹ́ ṣe jam'u láàrin méjèèjì yẹn wọ́n pé fa má di dání yajtami'ani so nǹkan tó jìtò nǹkan tó pé wọ́n yàtọ̀ síra wọn kò sí wọn lè papọ̀ gẹ́gẹ́ bí iná àti omi kò lè papọ̀ lẹ́ẹ̀kan náà òkùnkùn àti iná ìmálẹ̀ kò lè papọ̀ lẹ́ẹ̀kan náà so nísìbáyìí tá a bá wo hadith tí arábìnrin pé ستفترك هذه الأمة على ثلاث وسبعين فرقة في أمة يي ona ma pe sí 73 ọ̀nà 73 tó wọ́n bí ànábì pé tọ̀ èwo ló máa àbí kí ni alámàtà ṣe mọ àwọn tó wà lórí òdodo so ànábì ni pé ànábì ni pé ma kana ala mithli ana alayhi al-yawm wa ashabi so ànábì ni pé àwọn tó bá wà lórí nǹkan tí mo wà lónìí báyìí o àti àwọn sọ̀hábà nǹkan táwa bí àwọn tó ń sọ pé à ń ṣe pé mo mo wà lórí àkídà kan ṣùgbọ́n mánàjú lè yàtọ̀ a sọ pé ṣe bí ní ọjọ́ náà tí ànábì ń sọ̀rọ̀ ànábì lórí àkídà kan àti mánàjú kan ní ọjọ́ yẹn pé pé ànábì ṣàní manhaj nígbà tó ọlọ́run sọ pé likullin ja'alna minkum shir'atan wa minhaja so aya yóò ti fi ilẹ̀ pé ànábì ṣàní manhaj kan ṣùgbọ́n tó wá kù ní pé tó àkídà ò ní ànábì wà lórí ẹ̀ ní ọjọ́ yẹn manhaj wo ni ànábì wà lórí ọlọ́jọ́ tó bá wà lórí àkídà kan tó pé lóòótọ́ wá fákọ̀tì ànábì ó wá tako manhaj tí ànábì lò ní ọjọ́ yẹn á jẹ́ pé ó tako ànábì so ó ti sí lára àwọn firikọ́tù nájà tí ànábì sọ ní ibi báyìí so idan ó lè sọ pé mo wà lórí àkídà kan so manhaj mi wá yàtọ̀ tó bá fẹ́ yàtọ̀ ṣé ó yàtọ̀ sí ti ànábì tọ̀ that's that's the problem so nísìbáyà wá rí ọ̀rọ̀ kan tí Sheikh Fauzan hafidhahullahu ta'ala tí tó sọ nípa ọ̀rọ̀ yìí náà ṣùgbọ́n tí nǹkan táwọn fẹ́ sọ yìí báyìí muslim òní ọ̀rọ̀ pé bó láṣì mọ́ wà lórí alistikoma torí pé a ní alifrot a ní tefrit so torí pé shaitan la'natullahi alayhi shaitan shaitan kò sí nǹkan tó kan shaitan tó bá nǹkan tó fẹ́ ni pé kí n ṣáti kó níbi alistikoma so tó bá rí pé tefrit òun ló bá ẹ lára mu tó ṣàmà tí lọ sí tefrit tó ayé pé orí pé àwọn ah, láìkì tẹ̀ faith àmọ́ ìfọ́tọ̀ láìkì but kò sí nǹkan tó kan ṣe tán kọ́ṣà tí kò níbi àlèsí kọ́mà yẹn so oní bàbá wa ní pé wàyẹ́ ti bọ̀ àlẹ́ yìí náà so ó jẹ́ ọ̀rọ̀ yẹn fún wa ìdá àǹkárọ̀nà so níbi uh, wọ́n sọ̀rọ̀ wọ́n níbi lecture kan tí wọ́n transcribe níbi àwọ̀sàtíyà tí wọ́n ṣe fún àwọn tó wà ní jamia islamiyya so wọ́n ní pé níbi ibẹ̀ wọ́n ní pé wàyẹ́ ti bọ̀ àlẹ́ yìí náà ó jẹ́ ọ̀rọ̀ yẹn fún wa ìdá àǹkárọ̀nà àtàtọ̀rùf pé tá a bá ti ń tako àtàtọ̀rùf yàní algulu eh, kẹ́ẹ̀ máa wà extremist jù so algulu kẹ́ẹ̀ máa ṣíká pé tabatin tako extremism wọ́n ni pé yajibu alayna kadhalik pé ó tún jọ ọ̀rìn fún wa náà an nunkir aidan at-tasahul awa eh, tafri pé ká tún máa tako nǹkan tó bá ti jẹ́ bí eh, àṣìtó laxity so èyí ké bóyá àwa mójútó tàtọ́rùf nìkan àwa fi tasahul kalẹ̀ so wọ́n ni pé imma an wọ́n ni pé amma an ala janibin wa nuhmila aljanib al-akhar wa qad yakunu akhtar so wọ́n ní pé àmọ́ ká wá sọ pé amójútó jánìbù kan one particular place a wá fi ìmí kalẹ̀ tó lè jẹ́ pé jánìbù ẹ̀gàn tá a fi kalẹ̀ gan ó lè tó wọ́sì ju aláwọ̀kọ́ lọ so wọ́n ní pé kí ẹ̀rọ síbẹ̀ wọ́n ní pé fal'an ana arọ al'an ana arọ ana al'inkar kullahu ala al-gulu wa tatarruf wa hadha sahih wọ́n ní pé in personally báyìí mo rí pé dandan ni kí ẹ máa ṣe nǹkan lórí gòlù àti tatarruf pé ilé nǹkan tó correct ni wọ́n ní pé na'am wọ́n ní pé nunkir at-tatarruf wal gòlù wọ́n pe pé a máa ṣe nǹkan lórí at-tatarruf àti gòlù eh, extremism wọ́n pe pé lakin àmọ́ eh, yajibu alla nansa at-tasahula wal inhilal wal ilhad wọ́n ní pé bákan náà kò ní eh, ó yẹ ká ká tún wò pé kò yẹ ká nígbàgbé at yàní àṣìtó wal inhilal àti kẹ́ẹ̀mọ́ láìkí nǹkan kó ma jẹ́ halal halal halal wọ́n ni pé yajibu an nurakiza ala aljanibayn wọ́n ni pé dada ní ká mójútó janibu méjì the two parts tasahul ni àti tatarruf wọ́n ni pé wa an nuhadhir min hadha wa hadha ka wọ́n against ilé àti ilé wa hadha ma tatadummanuhu muqarraratuna ad-dirasiyya wa ila alhamd wọ́n ni pé syllabus tán lò jami'a yìí alhamdulillah òun náà ni lówó ló dálé náà ni wọ́n ní pé wàtánàm wọ́n ní pé fahiya tuhadhiru min al-ifrat wa tuhadhiru min al-tafrit wọ́n ní pé ó mọ́ wọ́n against al-ifrat àti al-tafrit so nǹkan tí bàbá náà sọ bẹ́ẹ̀ sí pé tá a bá fẹ́ ṣe nkar a ní mójútó apá kan nìkan torí pé ó rà pé gùlù yẹn àwọn àpé gùlù nìkan àwọn ẹni mọ́ sábà mójútó torí pé sẹ́rí èyí ti ní pé gùlù àwọn èèyàn mọ́ rí effect immediately. Mm -hmm but tasawul ẹ̀ eh, ní rí bí kẹ́nìkan ní sí báyìí eh, kó wọlé kó ó fẹ́ wọlé ní sí báyìí ó wá ó wá jo bí òbí kan ó wá lọ ẹ̀ pé díẹ̀díẹ̀ ó jo yìí báyìí ó tún jo bẹ̀yìn tó ká tó mọ̀ ilé máa wó yàtọ̀ sí pé mo fẹ́ wọlé ní sí mo kàn mú bọ́ọ̀mù kan wálé ẹ̀kan náà ẹ̀ ti mọ̀ pé ah eléyìí aláburú ni so èyàn tó mú bọ́ọ̀bù ẹ̀ ti tètè mọ̀ ẹ̀ ti sáré takò bọ̀ èyàn tó pé ó jo yìí báyìí ibẹ̀ ó tún jo ibẹ̀ díẹ̀díẹ̀ so kódà àgbẹ̀gbà mi gan tasawul yẹn gan onú tí wọ́n fẹ́ wọ́ọ̀sì ju Eh, kí ló ń pè gúlù lọ bẹ́ẹ̀ni ok nísìlá ẹ wo àwọn Hawaii ní ṣùgbọ́n àti àwọn Murjia ẹ mọ̀ ní pé gbígbà àwọn ìkẹta àwọn Murjia fẹ́ kó sí gan fẹ́ ju lókè Murjia tí sẹ́sì tó fi bọ́ tí ó fi kó lọ́wọ́ èèyàn ẹ̀yìn nímọ̀ pé ẹ̀sìn ti kó but àwọn Hawaii àwọn máa ń sá fún pé àfẹ́ kó sẹ́sẹ̀ àfẹ́ kó sẹ́sẹ̀ but àwọn kí ló ń pè àwọn Murjia àwọn ọmọ ń kó sẹ́sẹ̀ pẹ̀lú àníyàn pé ṣèbí Ọlọ́run inna Allah ghafur rahim so that is why tasahu to mi o ó tún wọ́sì ju eh, kí náà ń eh, lọ so hara jazakumullah khairan naam so ele jẹ́ kọ́nàwà kọwàá sí ilé ìsìn dáadáa so eléyìí jẹ́ àwọn nǹkan tí yíò tún mójútó nípa abala yìí pé nínà híyà yìí náà so nípa pé nínú usulu sàlàfíà ní sẹ́pẹ́ èyàn ò gbọ́dọ̀ ní tàtọ́rùfù lágbàlá kankan ẹ wo ọ̀rọ̀ Sheikh Sọ́lí Fàzán tàbí ṣe aláǹfààní so Sheikh Sọ́lí Fàzán sọ pé àwọn èèyàn wọ́n máa ń ti gùlù but in tó bá sí jáse tó wọn ní gbógun ti so ẹwà àwọn èèyàn bá ti gbógun ti tó bá yẹ pé báwọn èèyàn ti gbógun ti jàbátá bẹ́ẹ̀ náà ti gbógun tàwọn dàkátírọ̀ yìí ah wọ́n ti lọ tipẹ́tipẹ́ jàbátá ò jẹ́mọ̀ kan mọ́ so but ká ní ká ní bá ṣe gbógun ti pé ah pé báyìí ní ṣe but gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ ni àwọn wọ́n mọ̀ yọ sẹ́kì kò ní mọ̀ pé òun ti yin ni ó dọ̀jọ́ tó bá jí pé tóun náà bá rí pé ah, àwọn látà látù gan ní tán fún Islam <laughs> so ní pé àwọn ah, ní jama'atu islamiyya làwọn náà so àbí oríṣiríṣi oríṣiríṣi àwọn nǹkan tí kọ̀dọ̀wì wo àbí ilé iná gbogbo àwọn ètò ń sọ ń bíbà so gbogbo àwọn nǹkan yìí yóò jẹ́ kéèyàn yóò pèyàn sákèèsí gẹ̀ so yẹn ní láti kọ́ kéde àkídà as alhamdulillah wá dúpẹ́ àwọn afá ti sàlàyé sàlàyé sàlàyé inú àwọn tíra tó pọ̀ gan kini ni àkídà sọ̀híà kí ni manhaj tó wà sẹ̀lìm àwọn tíra pọ̀ gan tí yóò ti fi kọ́ àkídà so in tí yóò fi jẹ́ ahlùsúnnà ni ó pé ó kọ́ kí ni wasatiyya yẹn kí ni wasatiyya mi gbogbo nǹkan kí ni wasatiyya níbi ọ̀rọ̀ kọ́dàrọ̀ so ó kọ́ níbi wasatiyya níbi ọ̀rọ̀ asma wa sifat wasatiya ni bi níbi iman tó àwọn kọwárìjì àwọn alẹ́yẹ̀kún nú ẹ̀sìn nítorí ẹ̀sìn àwọn múríjíà àwọn gbà pé kò sí ti sẹ́sẹ̀ ìmánu Jibril ó dà gẹ́gẹ́ bí ìmánu ẹni tó ya fásákọ̀ jù tó yá yàkóyà jù náà ìmánu Jibril àti ìmánu mùsùlùmí ò lẹ́yàn tí fi wé e náà <laughs> so ìmánu Jibril àti ẹni tó yá yàkóyà gan Allahumma <laughs> <laughs> so ìmánu Jibril àti àti àti tó yá yàkóyà gan so ah ṣe musulmi tọ̀ aláwọ̀sán so àwọn yóò sàmọ́ pé ìmánu Jibril àti ìmánu ẹgbẹ́yà kárí Hajjaj Hajjaj bin Yusuf al-Thaqafi so lọ́la àfá tí wọ́n gbà pé musulmi so ní pé ìmánu Jibril àti ìmánu Hajjaj kan kankan náà ni so ìgbàlú àwọn mújíà so èyí ó kọ àwọn ẹ̀kọ́ àkídà èyí ó kàtíra àwọn àkídà èyí ó bẹ̀rẹ̀ èyí ó bẹ̀rẹ̀ látàwọn mukhtasarat èyí ó ha so in tẹ́yàn fi jẹ́ àrùsùn náà èyàn ha wọn èyàn ha wọn ibẹ̀lẹ̀ yóò ti mọ̀ mọ̀ kí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àkídà tó wọ́n bá tí àwọn afá ti ṣàlàyé gan so tó sì ṣàlàyé ẹlẹ́kẹ̀ẹ́jì ọ̀rọ̀ àkídà ò nájú lọ báyẹn pé ma wá wá àsírí gan nú àkídà pé ah ẹmọ in ti ma ń kó báwọn èèyàn pé ah, àbáyé o tún ṣàlàyé o tún ṣàlàyé pé kíní gbogbo ẹ̀ náà lè yóò bá ná lọ́dọ̀ àwọn afá sunna kò sí so sẹ́sì rí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tó jẹ mọ́ àkídà èyí ó mọ̀ kọ́ lọ ni èyí ó mọ̀ kọ́ lọ èyí ó tún mọ̀ jàdádà rẹ̀ so mo ń ṣe wọ́n náà sí hà pé kálọ̀kọ́ àwọn tíra tó sọ̀rọ̀ nípa tawhid àwọn tíra tawhid ká hàn so ká sì gbọ́ àwọn ṣòro wọn na wákìdù islam ni qawaidul arba'a ni usulu sita ni usulu thalatha ni ma'na at-taghut ni àwọn ilé so kíyàn ha wọn kíyàn gbọ́ àlàyé wọn kitabu tawhid kashfu shubuhat at the same time náà kíyàn lamiya kíyàn bẹ̀rẹ̀ láti lamiya yìí tó tún kéré jù lamiya tó ń fi ti sọ́rọ̀ Ibn Taymiyyah àwọn afá sí sàlàyé rẹ̀ ládà so afá súnnà sàlàyé rẹ̀ kí yẹn gbọ́ sheikh ọ̀dàkọ́ sheikh eh, al-Dhafiri sheikh Zaid al-sheikh ah, eh, al-Dhafiri náà ni so sheikh Zaid ni sheikh al-Dhafiri tatu ni sheikh Arafat náà ni àwọn ṣòro lórí ẹ̀ so èyí gbọ́ àwọn ṣòro àwọn afá súnnà lórí ẹ̀ so tí yẹn bá kó ń belé yìí kí yẹn lọ síbi ha'iyya ha'iyya Ibn Abi Dawud kí yẹn ha kí yẹn fi gbá kí dáyìí kí ni àkídà sahiha ni tí ó sọ́dọ̀ wọn súnnà bóò ló ṣe dún súnnà kí a ha kò gbọ́yé sàlàyé rẹ̀ fún ẹlòmíràn wọ́n ah, kí ní gbogbo àwọn àkídà yà àkídà yíò kàmọ̀ kọ́ wa ní ọ̀rọ̀ kíta ń sàlàyé ọ̀rọ̀ mújí àtàmù tẹ́sílà lásìkò yìí kíta ń sàlàyé rẹ̀ kí ló kàn wá pẹ̀lú ọ̀rọ̀ mújí àti mọ̀tẹ́sílà ní àsìkò yìí so oríṣiríṣi oríṣiríṣi àwọn ṣubuhat láwọn yíò so but àwọn àfá wọn ti wọ́n ti ṣàlàyé gbogbo ilé pé ní olójúmọ́ ma ní pé ihdina sirata mustaqim sirata alladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin so al-maghdub alayhim a fama ní pé àwọn ahlut tafrit ni so eh, al-dallun eh, òun ni àwọn ahlul ifrat so tó wáyé pé gẹ́gẹ́ bí Muhammad bin Abdul Wahab sọ níbi tafsir tafsir sọ́tù eh, eh, Fatiha gàgà fúnra rẹ̀ wọ́n ní pé ṣé èèyàn tó bá nílà ká ṣé ó yẹ kó ronú pé wáyé tó ọ̀nà fi ní pé ká máa ka hmm. sùúrọ̀ yìí every single time hmm. tó reason ni pé aláàkọ́ àwọn kọ́bẹ̀rẹ̀ pẹ̀lú pé kọ́nà kó fún wa ní hidaya aha so dáì pé èèyàn ti mọ gbé kí níta kò nílì ká máa bèrè dáàlú ojoojúmọ́ the second ọlọ́run tó wá mélè specifically wa àwọn ahlul tefrit àti ahlul ifrod àwọn múríjà ní ṣùgbọ́n àwọn wà lábẹ́ àwọn ahlul ifrod àwọn khawarij àwọn wà ní ahlul tefrit so bákan náà wà ní pé ká mọ tá mọ tọrọ ìdáyà kó níbi kó níbi aburú àwọn kìíní ní ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ so mìíràn dàtí yẹn lè kó sí dáadọ́ yẹ kẹ́yìn máa ṣàlàyé ní ojúmọ́ kẹ́yìn máa ṣàlàyé kẹ́yìn máa ṣàlàyé fún yẹn so kọ́dà so àwọn ìbọn ní kó sí akídà mm-hmm. àwọn kìíní náà mm-hmm. so àwọn èèyàn mọ̀ sọ pé àkílẹ̀ táwọn kọ́ àkídà àwọn àwọn kọwàrí àwọn mọ̀tẹ́sílà mọ̀tẹ́sílà ti tán <laughs> mọ̀tẹ́sílà ti tán àwọn àṣáyẹ̀rọ̀ ló jogun mọ̀tẹ́sílà tí yẹn bá mọ̀ ibi tán ti ń bọ̀ lè yóò fi mọ̀ ibi tí wọ́n ń lọ ní gbogbo àwọn yóò fi yíyàn ìdí tẹ́wù so sheikh abu furahan jamal ibn furahan wọ́n lọ́rọ̀ kan bí ẹjíkin ka fún wa sọ wọ́n kọ sábẹ̀ page 56 yíba so page 56 yí tọ́bà Daru Sabilil Mu'minin tó ọ̀nà ló ma àwọn dáru yóò so èyàn zaka àwọn ya gan wọ́n ni limadha antum tatakallamuna 'anil Mu'tazila wọ́n ni wọ́n ni èyàn kalẹ̀ sọ kí tẹ́yìn sọ̀rọ̀ wa Mu'tazila wal Jahmiyya àtàwọn Jahmiyya wal Zanadiqa àtàwọn Zanadiqa wal Asha'ira àtàwọn Asha'ira wal Khawarij àtàwọn Khawarij wal Murji'ah wa tadhkurunahum da'iman inda dhikri masail al-aqida ẹ sì máa dákọ gbogbo ìgbà tẹ́ bá ń dákọ àkídà yani anna hadhihi al-firaq qad madat ẹ̀yin lè mọ́ sọ pọ́n ti lọ wa ahluha asbahu tahta ath-thara wọ́n láwọn àwọn èèyàn wọn wọ́n sì ti wà lábẹ́ yẹ̀pẹ̀ wa kama yuqal ahlu az-zaman 'alayha wa sharbun ó dá owó ìkaná ń pa ń bí ìrùkú mo bá aklu zaman 'alayha wa sharbun wọ́n aklu zaman 'alayha

àwọn èèyàn rẹ̀ àwọn tán gbé kalẹ̀ wọ́n ti fayélẹ̀ ẹwọ àwọn Ikhwan Muslimin náà sí Hasan al-Banna ti lọ Sayyid Qutb ti lọ Abul A'la al-Mawdudi ṣe Muhammad Ghazali so Ghazali ṣe wọn náà ti kú ni so Muhammad Ghazali Zainul Abidin Muhammad Surur so gbogbo àwọn ilé ìgbogbo wọn ti lọ so wọ́n ni kí ló wọ́n ni tó tọ́ ni àwọn ènìyàn ti fayélẹ̀ min qurunin madat àwọn eléyìí àwọn tá ti ń sọ àwọn mu'tazila àwọn tí fa ilẹ̀ ti pẹ́ walakinna al-afkara ma zalat ṣùgbọ́n àwọn ìròrí kò yẹ kò gbóní tó ń bẹ kí ní káwà tí ó yá wọn ṣe mọ̀ pé àwọn ìjọ kan ìwà tó yí pé àwọn àjọ ìjọ tó wọ́n ní ìníròrí àwọn khawarij ni ìròrí àwọn kí náà wọ́n pè wọn ìròrí àwọn mu'tazila sámúsámú ni dòní àwọn ìbàdíyà àwọn ìbàdíyà sí àwọn káwọn ìbàdíyà ní dáwọ́lá wọ́n lódìdí ìlú tó jẹ́ olórí ń bẹ̀ àwọn ni mo sọ pé wọ́n kọ́nà kìtù náà kìtù ìsìlámù ìlú ẹ̀rẹ́ ti kọ́nà ìsìlámù so àwọn ìbàdíyà wọ́n ní wọ́n ní ìlú bá ìlú bá ìsọ́ pé in táwọn ìbàdíyà ń ṣe in tí wọ́n fi fi sínú ìsálàtù àmánì ni àwọn ọmánì náà níbi orí ìsálàtù àmánì tí tí Gani ilé pé òfẹ́jẹ́ ká mọ́ dákọ rẹ̀ tí ń terrorize àwọn èèyàn pé a ah, pé ẹ mọ́ sọ pé ẹ̀tọ́ bá ní alábi pépè sí wà látò dàdíyàn ó yẹ kí ẹ máa burú àfá ìfà àfá Gani ilé pé ìfà tí wọ́n sọ pé ó ní òun gbá ẹnìkan láyà ó ní tóun fi gbá láyà ni pé òun fẹ́ lo tí ó márùn lò lórí sọ̀bíìkì fẹ́ lò ah, ṣé olórí nìwọ ni ah, ó ní tóun fi gbá láyà náà ó ní olóhun fẹ́ ṣe irú nǹkan tí láì ṣe wùláàfà láì rẹ̀ sí àwọn olórí ẹ̀tọ́ àmọ́ owó ẹmọ owó ohun tó ṣẹlẹ̀ ibi tó ti lọ ka gangan nínú àlìbánápọ̀ ni àṣẹ̀ríà nínú àṣẹ̀ríà ibi tó ti lọ ka gangan ibi tó ti lọ ka rẹ̀ gangan ibi tí àlìmọ́mọ̀lá jùrí ti ń sọ pé ìjìyà tó lórí le fún oníbídà ó sì ń sọ pé so òun náà ni so so tí ẹni ẹbó ti jẹ́ so ààkí mọ́ sọ lọ́nà so àwọn ìbàdíyà yìí wọ́n ìwà dìsínà wọ́n sì láwọn afkaru wọn bó ti ẹ̀ ṣe pé àwọn tí wọn o àwọn tí wọn wọ́n ti rò papọ̀ mọ́ secularism gan secularism ti wọnú life wọn gan secularism ti wọ wọn gan so but àwọn tó ìjá àfáànú wọn tó ìtrú sí kíní o àkídà ìbàdíyà ń so ó ìláwọn ìlú bẹ̀ tó yí pé wọ́n ìláwọn ọ̀rọ̀ ríbẹ̀ so ó wá ẹwọ́n àwò báyìí ní sí wọ́sì tó òun ni Halabi wa lọ sáyẹ̀nsì wẹ̀ wọn káwà Farabi lẹ̀ kó ma lọ kó ma wá fáwọn èèyàn káwọn èèyàn ma wá fi sàpẹrẹ kákan fílẹ̀ kó ma lọ so in tẹ́yìn fi yẹ iṣẹ́ rí àwọn ará ìkó ìwà láyé èmi ò mọ̀ súnà tán sí èmi ò mọ̀ irú ah, ṣẹ́mọ̀ tí ṣẹ́mọ̀ tó ṣẹlẹ̀ ẹ mọ̀ nǹkan o nígbàtí àwọn obìnrin yá tó sọ ọ̀rọ̀ pé sírọ̀ sálàfí hmm. wọ́n sì rọ́dù lórí àbí wọ́n sí ah. wọ́n sì rọ́dù lórí ẹ̀nà ah. ìbàtí Dr. Fadil wọ́n sọ wọ́n dákẹ́ wọ́n sọ wọ́ká sàkìtún torí sẹ́mọ̀ ó ti láwọn tán ní lóyàtì fún hmm. ó ti láwọn tán ní lóyàtì fún tẹ́ni ẹ bá sì ti ṣe nǹkan kò sí nǹkan wọ́n mọ̀ wò náà ní tó ṣe pé hálà àníṣẹ́ ìmọ̀ ń sọ fáwọn èèyàn pé àníṣẹ́ ó ń bídíà lọ́dọ̀ tí wọn ibi tí ó ń bídíà tán sí ọ́dà àwọn ará ìkó yìí ọ̀dọ̀ Ikhwan Muslimun ni o ń bídí àtànsí lọ́dọ̀ wọn Ikhwan Muslimun àti gbogbo àwọn ẹka wọn sórí ríòrù ibi tí o ń bídí àtànsí ní tẹ́bí pé wọ́n rọ̀ kázà lórí Ikhwan gan wọ́n jòkó tí wọ́n gan ẹlòmínú àwọn gbàtẹ̀ jẹ́ pé wọ́n mọ́ ń pa Ikhwan gan wọ́n mọ́ ń pa Ikhwan kà náà Halabi náà dáadáa ó tún wá Halabi bó bá sọ́ra Halabi lè gbé ọ sáwọn ìpìlẹ̀ Ikhwan kankan tí yóò nímọ̀ torí tí Gani elépè náà sọ pé tíyàn bá dáwà tí ò ní lẹ́mi ni dáwà tíyàn bá ń ṣe ẹ̀ ní pé bó láti mọ̀ wòye sáwọn táwọn afá bá dára tíyàn tó wáyé pé gbogbo èèyàn náà ni táwọn afá bá dára èèyàn gbà pé dáwà tẹ́mi rí gùn ni ah, ah. so oríṣiríṣi pé à ní pé ẹ̀mí rẹ̀ ó kúrú tó yí pé ẹ̀mí rẹ̀ ó kúrú jẹ́ ẹ̀mí ènìyàn lọ ó yẹ kẹ́mí èèyàn kó gùn ju dáwà yẹn lọ ẹmọ gbogbo àwọn oríṣiríṣi gbogbo àwọn oríṣiríṣi àwàwò náà pẹ̀tọ̀rọ̀ ọlọ́run tó rọ lóhun kí ni kí lè yẹn báka báyìí so kí ni kí lè yẹn báka àwọn tí dáwà wọn gùn jẹ̀mí wọn lọ sáwọn kọ́ ni wọ́n ṣàlàyé àwọn èèyàn wọ́n ṣàlàyé báwọn èèyàn ṣe rí wọ́n ṣàlàyé bí nǹkan ṣe rí tán ṣàlàyé kan tán ṣàlàyé mọ̀ tẹ́jà tán ṣàlàyé gbogbo wọn sí dáwà àwọn ogun jẹ̀mí wọn lọ ìwọ́n sí tó wọ́n tó wọ́n well Imam Ahmad ti sọ Imam Ahmad ti ṣàlàyé gbogbo padà gbogbo padà kò sí problem so baynana wa baynakumul janaiz in ti mama ahmed bin sọ fún wọn yẹn so ẹwọ gbogbo àwọn tó ń dìfẹ́ndì àwọn bídá ní sin ibà ẹwọ tó bá kú ẹwọ báwọn súnà sí ma ń dákẹ́ lọ tí wọn nílé yìn wọn ẹwọ táfà súnà bá kú táwọn súnà ah, sí ma pariwo táwọn sí ma pariwo problem wọn kálukú kó ma bá ti ń so bí jànáyìí gan ò tí ẹ̀ sí yàtọ̀ láàrin yàn èyí tẹ́yìn bá fi ilẹ̀ yóò sí yàtọ̀ láàrin yàn fi janayiz torí ìyẹlẹ́nu mi tó lè gbé mìzánì pé ah òkú kìníkan òkú lágbọ́yá ohun bídí àsánmù ní pé ah gbogbo kìní ló wà ń bẹ́ o no kìí sí àlà ìtọ̀láàkì but kí lè yíò fílẹ̀ kí lè yíò fílẹ̀ táwọn yíò ah ẹni so ẹ wo Sheikh Rabi' hafizahullahu ta'ala kò síbà tí yíò rántí pé bàbá ah yóò tún báyìí lẹ́mi pé ah, ọlọ́run ìmọ̀ báyìí rú jẹ́ ni pé ah, ọlọ́run àní ṣe gùnúùdé àní kọjá àdá gbogbo anáà lákù anábì náà kú fúnra so ẹ̀wù bí fẹ́hùn sí galẹ́mì àwọn sàlàfí yúnù tọ́ so ṣe dáwà ṣẹ́kọ̀rọ̀ bí iso iṣẹ́ tí ń sọ ń sì ni pé ẹwọ àríkẹ́yàn jọra yẹn lójú wallahi dáwà táwọn èèyàn ń ṣe ní àwùjọ wa yìí dáwà tó jọ yẹn lójú gẹnifa dáwà kẹ́yàn ti ríra ìtàn ríra ìtàn kò fẹ́ wà kò fẹ́ kò gbá ẹnìkan àfà tó náà ló gbà láàfà Allahu musta'an so uh, wọ́n wá sọ pé sheikh jamili wọ́n ṣe ta'aliq lọ wọ́n ni walakin al-afkar ma zalat wọ́n láwọn ọ̀rọ̀ yìí kò yẹ kò gbò ní tó wà lóní wa aqaiduhum ma tazal àwọn àkídà wọn ò yẹ kò gbò tó wà dì sí bal atba'uhum muta'athiruna bihim kódà àwọn tó ń tẹ̀lé wọn wà affected pẹ̀lú wọn wọ́n ni mawjuduna bayna adhhurina wọ́n wà láàrin wa báyìí fa aqidatuhum ẹ̀ tó wọ́n mọ́ tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé àkídà ṣáyírọ̀ ha àkídà ṣáyírọ̀ mọ̀ kó àwọn àkídà wọn Mu'tazila sí inú bá mú gẹnifà tó rí bá àwọn tó wà láyé ń sí nípa àwọn àṣáyírọ̀ yìí àwọn eléyìí wọ́n wọ́ sí gẹnjà àwọn àṣáyírọ̀ wájú lọ ó kó àkídà àwọn Mu'tazila bá mú àti philosophy sínú bá mú gan in tẹ́ fi rí pé wọ́n gbájúmọ̀ ìmọ̀ mantiki gan ṣe kàràbá nínà ti sọ ní pé à ní pé bíbà pé èyàn kan èyàn bí kí èyàn ma fi tí ò jọra wọn ti sí ara wọn so gbogbo ẹ̀nà gbájúmọ́ so wọ́n ni fa aqidatuhum wa afkaruhum wọ́n ni àwọn àkídà wọn àtàwọn òròrí wọn tuntaqalu min jailin mi walaha murawwijun wọ́n wọ́n ni fa amma aqidatul wọ́n ni bal muntasharatun bayna kathiri min al-muntasibina ila al-islam kódà ó wà láàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán fira wọn ti sí islam bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tán stọ́dì ìwé pẹ̀lú àwọn islamic pẹ̀lú ìwé tán stọ́dì lọ́dọ̀ àwọn secularist tán kọ ọmọ ń kọ Eh, gbogbo àwọn Yusuf estes àbí so gbogbo àwọn lẹ́yìn wọ́n láwọn orí ẹ wò Muhammad hijab náà ẹ wò Muhammad hijab Muhammad Maju. so ẹ wò ẹ so òun náà gbogbo àwọn orí ẹ̀nà lónà ń tànká ìròrí philosophy kìníkà kìníkà so gbogbo àwọn orí ó ìwà ó ìwà dì sí kódà àwọn Lárúbáwá náà wà tí wọ́n ní àwọn orí tí wọ́n láwọn orí wọ́n wà torí ìtànpẹ̀ ní àtìsáàlì gẹ̀gẹ̀ mọ̀tẹ́sílà philosophers nínú ibi tí ròrí wọn ti wá nìyàn so uh, so eléyìí ẹ jẹ́ but sheikh uh, sheikh uh, Jamil wọ́n ṣàlàyé eléyìí gan nípa pé uh, kò sí asúrù kan tó ma ń bọ́kò nú àwọn àkídà yìí so àwọn èèyàn náà wọ́n ma defend rẹ̀ so níbi tí mo ń ṣàlàyé fún wọn kíyàn ha ha'iyya kí ha ha'iyya ibn Abi Dawud kó gbọ́ àwọn àlàyé lọ́dọ̀ sheikh Fawzan lálàyé lórí ẹ̀ so in tàn sọ nìyẹn bóò lálàyé àwọn afá lórí ilé àwọn tíra táwọn afá ṣàlàyé ni kíyàn ma mójútó ìkàn sí tíra kan tó wà padà máa wà fọ́ọ̀sì pé àwọn bídí àkan fẹ́ lọ gbálàyé rẹ̀ so kí yẹn gbọ́ hayíyà àwọn afá sàlàyé hayíyà bá mú wọ́n sàlàyé hayíyà kí yẹn tún ka kílùkọ rẹ̀ Aqidatul Wasitiyya Aqidatul Qayrawaniyya òun náà kódà mo òun náà ní bá sọ lẹ́yìn hayíyà òun náà tún wà pàgán fún lẹ́vù òun náà pọ̀ òun náà pọ̀ òun tún jẹ́ nasiru 99 láìsí ah. púpọ̀ so òun sì tún jẹ́ násírù so yóò tún ha yẹn náà yóò tún gbọ́ àlàyé rẹ̀ kí ní àbí tí násírù lẹ́ ń sọ àbí no kí ní ẹ̀yìn kan ní gbogbo ẹ̀ náà mo ti ẹ̀ sọ papọ̀ gbogbo ẹ̀ náà sọ papọ̀ so násírù èyàn yóò tún ha yẹn náà èyàn ha èyàn tún gbọ́ àlàyé rẹ̀ so tọ́nà bá sì bùnyàn ní pé ìhá nǹkan tó bẹ́ẹ̀ gẹ́ so èyàn lè gbọ́ àlàyé rẹ̀ títí tó fi pé gbogbo pọ́ǹtì tó wà ń bẹ̀ lèyàn mọ̀ àwọn afá tún ní pé ah, wípé nígbà tó máa ń sọ alfaqihu bil quwwa àti mm. alfaqihu bil ma'na pẹ́tọ̀ bó bá lè ha bó bá lè ha sáà mọ́ rí gbígbé à kò sí kankan nù rẹ̀ tí ó bọ́ fún ọ ọ̀rọ̀ akídẹ̀ yẹn tẹ̀ bọ́dọ̀ mọ́ tún kagẹ́ ẹ̀ mm. bọ́dọ̀ mọ́ tún wallahi yẹn mọ́ ń gbàgbé nǹkan gan fa yẹn mọ́ ń gbàgbé nǹkan gan yẹn mọ́ ń gbàgbé nǹkan gan but tí tí kíyàn bá ṣe ń rí ọkọ̀ bá ṣe ń rí ọkọ̀ ni ó jẹ́ kíyàn gbàgbé so kíyàn ka àkídàtul wasitiyya àwọn ìrìn tí sharhu Shaykh Uthaymeen a nínú àwọn tíra tó ṣàǹfààní gan-an nínú àkídà so kíyàn tó ka àwọn kẹmínà tí yàn bá lè ka kíyàn ka pàwàjọ tí yàn bá ti ń revise tí yàn bá ti ka gbà wọn lẹ́yìn tó bá tún wá àtún lè ka hamawiya so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra àkídà tí yàn wọ́kà so bákan náà yóò ka àwọn tíra manhaj àwọn tíra tí yàn sàlàyé manhaj so tí yàn sàlàyé manhaj ahlus sunna bóò ni ahlus sunna na ti mú sunna lò bóò na ti ń bá wọn bídá lò bóòlù sí ń bá àkílùkọ̀ àwọn olórí lò so bóòlù àwọn ahlùsúnnà sí ń bá àwọn olórí lò bóòlù ni gbogbo àwọn kan báyìí manhaj gẹ́bà ṣe sọ ṣàlàyé fún wa átà Shaykh Uthaymeen Shaykh Uthaymeen gan lọ́rọ̀ olórí manhaj àtàkídà so mo rántí fatwa fi fatwa lójú ọ̀nà náà so fatwa fatawa fi tariq jàrí fatawa fi tariq àwọn fatawa ojú ọ̀nà bí wọ́n sì tún wọ́n jọ so ní pé sí yàtọ̀ wà láàrin àkídà àti manhaj wá sì bẹ́ẹ̀ manhaj wa ashmal manhaj na wa am ọ̀rọ̀ ṣe fàzán ti pọ̀ gan tí yẹn kẹsírọ̀ tún mọ̀tàdáwìrà so mọ̀tànáfẹ́rọ̀ ó wà káàkiri ó fọ́nká so tí yẹn lè gbọ́ so tí yẹn fi gbọ́ yí pé tí yẹn fi gbọ́ gbogbo ẹ̀yí pé á ah, àkídà manhaj bọ́ tí yẹn bá ń gbọ́ yí kẹ́ ma gbọ́ yí ní gbọ́ yí tàwọn súnnà yìí ní táwọn halabi fi léwu àwọn halabi gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ tó ń da manhaji gbogbo ẹ̀ tó ń da gbogbo ẹ̀rú ìtànsà ń dìfẹ́ halabi gbogbo ọ̀nà tó bá lè ní tó fi burú ni pé èyàn ní padà mọ̀dódó mẹ́ torí àwọn ọ̀nà tí wọ́n ma fi gbé gbogbo lé kíkí ní ìfún ẹ̀ ó wà hidden gan wà kọ̀fí yù gan so èyàn ó kìlọ̀ fún lára àwọn ẹni yìí so a ah, sì ń ṣe lè láti fi jọ́sìn fọ́nà wà sọkọ́lá ọba kó ṣàánú. níbi ọ̀rọ̀ àkídọ̀ ẹ̀ ṣe o tẹ́lá pé èèyàn ti rí pé mo ti bọ́ lábàdé àdìsí mo lè rí sìsì lábà so kéèyàn tábà àwọn sheikh aman aljami gan sheikh aman aljami so àfààyàn ṣe gan níbi ọ̀rọ̀ àkídọ̀ so bí mo kọ́ rí eh, ọ̀rọ̀ sheikh rọ̀bì tí wọ́n ní pé ìgbà táwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ àkídà yìí dáadáa hmm. pé wọ́n tábà àwọn aṣèrìtọ̀ oh, sheikh aman so èmi náà pé aláì ah, pé ẹ̀jẹ̀ kí n nà kí n try mo dẹ̀ try wípé àwùtọ́ ah, ni so èyí tí mo kọ́ gbọ́ nígbà yẹn òun ni sharu usul usul falata, so tíra kíran pé àlàyé yẹn wà pa gan ni just five kìsì kan ni five ó dẹ̀ wà pa gan gan so ẹ̀yìn tó bá rí pé mo ti ní mo ti ní málákà láti máa ka ẹ̀ láti máa gbọ́ aṣetọ̀ so kí ẹ̀rọ máa tábà àwọn bí Sheikh Amal Jamiu níbi ọ̀rọ̀ àkídà ó wà pa gan náà. so naktafi bi hadha al-qadar so wajeka dumi bai so a abin ni nasiha abu jazakumullah khairan so ọlọ́wọ́ bọ́ yóò mọ̀ adó lórí àmì hajjisara inshallah a continue so tó bá dọ̀la inshallah so lórí àwọn ká continue lórí àwọn ẹ̀rí ẹ̀rí ti usulu manhaj salafiyya ó dà pé ewolókò na so alhirsu ala al-ijtima' wal-i'tilaf ala al-haqqi wa bil-haqq so léyìn náà jẹ́ àwọn abala táwọn èèyàn máa ń tó ma ń fẹ́ tàwọn èèyàn pé à ẹjá kójọpọ̀ ẹjá sepọ̀ ìtìmọ̀ lọ́lọ́wọ́ bá pàṣẹ ọlọ́wọ́ bò ní pa ah ẹnìkan máa lórí lẹ́díò tó ma ń sọ owó kìíní lásùbà <laughs> yóò tó wọ́n máa ká yóò ma ah lẹ́díò wàláyì èmi ń bẹ̀yàn pé tó wá fẹ́ kẹ́sìn rẹ̀ kó là kó jìnà sí rẹ́díò gan kí ẹ jìnà sí rẹ́díò gan kó jì like kódà tó bá lè tó bá lè fún àwọn bàtà méjì lówà kan tó bá lè bùn rẹ́díò rẹ̀ so kó bùn rẹ́díò rẹ̀ so wọ́n sọ pé ìmọ̀ kawaka rẹ̀ nípa tí ó mọ̀ kawaka pé ẹmọ́ jẹ́ bára wa jà má yóò sà máa wíwí kú wí wọ́n sọ gbogbo ẹ̀lọ mọ́ wò ṣe mọ́ wá ọjẹ́ mọ́ wá ń wo rẹ́díò yìí mọ́ wọn tó ń sọ ni pé òun kàn dẹ́ mú pé but nígbẹ̀yìngbẹ̀yìn tó bá tó wá fẹ́ ṣe ẹ̀yin náà rí pé bọ́lẹ̀ fi kúlẹ̀ ẹni tó bá ń kún náà ẹ mọ́ ní òun náà rán sáìdá ẹ̀tí orí rédíò ni so so ah so náà láàyè <laughs> la ilaha illallah ó sì ní káàmà rẹ̀ ó mọ́ sọ gan pé ẹmọ́ jàájá pé àti kìní kan àti kìní ẹmọ́ àwò ẹmọ́ wọ́n sọ ẹwọ́rún tí ń sọ ẹwọ́rún kan tí ń sọ pé ìwọ tó bá ní oníbàwà tí ó ní kí ẹmọ́ kúnlẹ̀ fún àánú ogbélé àánú ni àánú ni èyí Ọlọ́run bá la máa ń gbé sókè Ọlọ́run bá la máa ń gbé síbi tó ga jùlọ Ọlọ́run bá la máa ń gbé síbi tó ga jùlọ so Ọlọ́run bá la máa ń gbé síbi tó ga jùlọ èyí sì máa bẹ Ọlọ́run bá fún آه، أسلوب توفين وقاجبة سو هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين